النساء شقائق الرجال ولكن بحدود وبضوابط حتى لا يقعن فيما حرم الله عليهم ولهن حق في العمل قال الله تعالى ومن يعمل صالحا من ذكر وانثى ومؤمن الآية وكما صاوى ربنا سبحانه وتعالى بينهما بين الرجال والنساء في العمل إلا أن عمل المرأة له ضوابط وقواعد وأصول لا بد من التعرف عليها وأن ندور حولها متى ما أرادت المرأة أن تعمل كنا في بيان هذه الضوابط ولا نزال نستمر في هذا البيان سبق أن ذكرنا أن المرأة لا يجوز لها العمل إلا إذا كانت محتاجة إلى هذا العمل لتوفير الأموال اللازمة لها لمعيشتها والضابط الثاني أن يكون هذا العمل مناسبا لطبيعة المرأة ملائما بخلقتها كالتطييب والتمريض والتدريس وكذلك لابد أن يكون هذا العمل في مجال نسائي خالص لا اختلاط فيه معها مع الرجال الأجانب والضابط الرابع أن تكون المرأة في هذا العمل أو تكون عند خروجها إلى هذا العمل ملتزمة بالحجاب الشرعي والضابط الخامس ألا يؤدي عمل هذا إلى سفرها بلا محرم وعلى هذه النقطة وقفنا في الخطبة الماضية وقال فبرنا تسوى المسلمين an tọrọ alìkú ìkẹrọ àti gẹ̀rẹ̀ fún Nabi wa sallallahu alaihi wasallam ẹn tọrọ bá láti bà máa jẹ́ kẹfún gbogbo wa àwọn bá ní sàlìkú kí Nabi wa bá ní sàlìkú ọlá rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ pẹ̀lú Nabi sallallahu alaihi wasallam níjọ̀gbùn alìkíyàmà ẹ̀yọ́ máa ní ẹ̀sìn mo ń fi àsìkò

ẹni ẹ̀yẹ ẹni àpẹẹlẹ́ òní wọn lidhalika qala rasulullahi sallallahu alaihi wasallam almar'atu awra bó kálukú yí se ma pín ìhò rẹ̀ léyẹ tí ò ní wù kálùmí ọba rí bẹ́ẹ̀ náà lóbìnrin sí gbọ́dọ̀ rí sí àwọn bàbọ̀ obìnrin só lè ṣiṣẹ́ àbí ò lè ṣiṣẹ́ aṣọ ìpìlẹ̀ obìnrin Islam al'asùlàhá òun náà ni kọ́ wà ní ilé rẹ̀ ìpìlẹ̀nú fóbe wà kọ́rùnà fi ìbùyì òtìkún èyí tó bá dẹ́dà pàwọ́ lásẹ̀ yìí tá a bá tó wá wọn tó lò tàbí ìwì kèése wípé ẹfúnmẹ́lé ẹjọ́ òkàlé ẹ̀yìn ẹ tẹ́ẹ̀kì ìsinmi ayé yín àti rọrùn ayé yín síbi kẹwàá lé tí wọ́n bá sọ ìbò wọ́n ni settle in your homes settle settle oníẹwí ìsettle rẹ̀ tó kóónù rẹ̀ pọ̀ tí ó bá sì léèyàn settle sí bí kan ọ̀sẹ̀ tí ó ju wípé ibi ọ̀rọ̀ ni fi wọ́n ni o ṣùgbọ́n tá a bá ti rí ìpìlẹ̀ yóò jì àmọ́ ọmọ pé in tí ó mòbìnrin ṣiṣẹ́ àdánwò kan lọ yọjú àwọn afẹ́ máa kàwọn àdánwò yẹbọ̀ àwọn tí ó wà aṣọ́dẹ tí ó fi nẹ́tù àti lè ṣiṣẹ́ mẹ́jẹ̀múwádé obìnrin o ìpìlẹ̀ ní kọ́ wà lè rẹ̀ o ṣùgbọ́n ìpìlẹ̀ ìwó ọkọ̀ ẹ̀kú kò sí agbára láti mọ̀ mú nǹkan wábi tẹ́lẹ̀mà ọkọ̀ tí ẹ̀ sàárẹ̀ àdọ́ọ̀kẹ́ sí kejì ìlọ mẹ́bì kan ó travel ní kò dé àtàwọn kan bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kò rí bẹ́ẹ̀ rẹ̀ wà ó ọmọ títí lọ sí private school ó di ọmọ public a mọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ obìnrin wá fẹ́ kó ọkọ rẹ̀ lọ́wọ́ àṣekáwọn màmá wọ́n gbọ́yé báwà ṣe bá àwùjọ wa ilá fi ṣe bí in tọ́tọ́ sóbìnrin lóbìnrin ṣe in kẹ́kẹ́ lọ́sóbìnrin ìdàbẹ́ tá a bá ti kọ́kọ́ gbọ́yé pẹ̀lú kẹ́kẹ́ gbogbo àwátá àti ìdàbẹ́ àmà wa bẹ̀lọ́ àwátá àti ìdàbẹ́ náà àgbẹ̀ pé bọ́bá jọ́kọ lọ́sọ ádàbẹ́ ọlọ́wọ́ sì bá ní sàánú ọkọ wa ká pé àwùjọ tá àbára wa ní òsì di àgbọ́ àgbọ̀yé tó dá kálébà àṣẹni tàbá ti wá ń sọ ẹ máa wá bí gbogbo èèyàn lérè pé ìtí ìsìlámù gbé kalẹ̀ ẹn tí ó sì ìsìlámù gan ẹbí lérè wípé só lè tí ọlọ́run kí obìnrin orí báyìí àkọ́kọ́ obìnrin in tí ń da ọ̀pọ̀ obìnrin láàbùnú tó tó fi lọ yá 5,000 ní gbọmílé lántà kò tó rí san kò kúlẹ̀ lérí san yẹ mahakullahu riba wọ́n yóò bí sọ́rakọ́t gbogbo ẹmbá ti ń gbowó èlé ọlọ́ni kò ní sàṣeyọrí ọlọ́pàá tí ń bẹ̀lọ́wọ́ rẹ̀ rẹ̀ bí ẹn tí ò sí kẹ̀kẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bàbá mọ́mọ́ rẹ̀ lọ ní ah ó jẹ́ á sí mímbì Abdullahi

yóò pa nǹkan rẹ̀ tẹ́n tó délé yóò lè gbà pín ìkàkẹ́ tẹ̀ sí ti bẹ̀rẹ̀ àdéhùn láti sẹ́wọ̀n gbogbo ẹjọ́ ti tààrà bọ̀kọ́ mẹ́wò o wá ń wò pé ṣe rọrọ àwọn àfáà náà gẹ ọyẹ ká mọ̀ kíèsì ọ̀rẹ́ mi jọ́nù kò sí fífí rọrùn skú rẹ̀ ju owó báńkì lọ dákọ̀ kí ni jọ́nù kó lọ́dọ́ ọlọ́run ọlọ́lá wọ̀kan mọ́ tó

àwàmọ̀ in tí ń kó bá wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin eléyìí ají agbọ́yé pé kò sẹ́ni tó lè sọ pé gbàdékèrè ṣùgbọ́n kálukú náà ma tó lè faramọ́ ẹ̀yìn tó bá lè fún ìyàwó rẹ̀ ní ìgbáyì ilóbi òfin lè bóòdè nǹkan obìnrin gẹ̀ẹ́gẹ́ o ní pọ́blẹ̀mù ara rẹ̀ o ní èsì mẹ́jẹ jókòó fún bí mọ́rọ̀kọ́ tó fẹ́mọ̀ fún mi 10 million lójúmọ́ máa sì tèmi kún ní wọ́n kún gbòrò máa sì tèmi kíní o máa sì tèmi kún ẹtì ẹ̀dùó kí ní bẹ̀rẹ̀ ọkùnrin tó ṣe gbẹ̀mìlé mo ní plan fúnlé ayé mi bóòdó ẹ̀sẹ̀ ní plan fúnlé ayé rẹ̀ wọ́n kún èkó wọ́n lé owó wọ́n rí owó wọ́n rí owó tán in tọ́lọ ń dámẹ́lé ayé ọyẹ̀yẹ wọn torí pé wọ́n ní ti nature bó driver lọ́dọ̀kọ̀ wọn tí sì é fi hẹ́ntà ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀kọ̀ wọn tí sì é fi hẹ́ntà tí ò sí sọmọ́rọ̀ bílẹ̀ bá ti ṣú báyìí ẹkùn ní àwọn awambo obìnrin gbọ́dọ̀ bùkátà àti sọ àrìmẹ́fẹ́ mẹ́mẹ́ ṣiṣẹ́ sẹ́dẹ̀wò ló mú ọ ṣiṣẹ́ àdẹ̀wò lè jẹ́ dáadáa ó lè jẹ́ ìdá bàbá àti yàkù sí kankan o náà lẹ̀gbọ́n ó sì lọ sí nọ́sìn ó sì bá lè mi gbogbo tẹ́ ìfilẹ̀ ọkalẹ̀ wọ kankankan ẹ dákun ẹ jẹ́ kí n máa gbìyànjú tẹ́mi náà kọ́ yìí torí ẹ̀ẹ̀dì máa fún mi ní ẹ̀tọ́ tí mo ní lọ́dọ̀ yín kí n tó pé kẹ́ máa bá mi ráwọn àbúrò mi ìyàn náà dẹ̀wò rẹ̀ obìnrin gbọ́dọ̀ bùkátà sí sẹ́yìn kìí ṣe ẹ̀ta lẹ́sọ di jẹ̀kú ẹdẹ́ wájú ọ̀ka lẹ̀lójú kẹ́ tó bí ibẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí kò ní rí ìkẹ̀kà mú bọ̀ in tí ó sì bàjẹ̀ mọ́ lọ kò ní ṣe tó ṣe mọ́nà orí ayé rẹ̀ ó dé ní ẹlẹ́ẹ̀kejì ayyakúnà l'amalu munasiban li tabiatil mar'a ẹ máa wè mọ́ lọ ẹbí ẹni tí bá ń sẹ́sì bí tí ẹsẹ̀ ìsìláàmù wípé ìyàwó rẹ̀ bó o ṣe tótó tọ́ ọba lè tọ́jú rẹ̀ ó sì tọ́jú rẹ̀ imam ìbànújẹ́ ayé tèmínú alhamdulillah àjẹ́kù ìsìláàmù lọ sáyìn ìsìláàmù náà sọ kóbí ọ̀pọ̀lọ̀ sí sẹ́rọ̀lọ̀ ti alẹ́ àti kó búkàtà kí ní iṣẹ́ o ẹlẹ́ẹ̀kẹ́jì ayyakúnà al'amur mutọ́ munasiban wa muna'iman li tọ̀bí àti mara iṣẹ́ tó bí ó ṣe ọgbọ́dọ̀ jọmọ́ bọ́lọ̀ ń ṣe bẹ́dà obìnrin bóòló ṣe pé kóbìnrin ọmọ ẹ̀pẹ̀rù sọ̀kọ̀ kọ́ mọ́ ẹgẹ́ ọkọ̀ ọba jẹ́ gẹ̀rẹ̀ gbogbo wẹ́lọ ni ẹ́ ah, ṣe bí rò pátókú náà yóò tún látẹ sí ọ̀dọ̀ ọkùnrin tí ó jókòó sí kẹrin ah, ó ní àfá ẹgbójú kò mẹ́ ah, ẹkóláwà ah, àfá ẹgbójú gidi ni ẹgbẹ́ ogun arágẹ́ iṣẹ́ tí ó bá obìnrin mu obìnrin ti jẹ́ ìdí mọ́rúwá tẹ́lẹ̀ bí ọba sọ́yọ̀ yóò ní àfá sí rẹ́

ṣùgbọ́n ò lè mẹ́sàdúwà pé gbogbo bàtọ́ wọ́n bà jáde láyé kọ́wọ̀ fojú ìyàwó ìbáyìí kọmọ gbẹ́kẹ̀gá gbogbo èyàn ti wò pé ká mọ́ sọ̀rọ̀ pẹ̀ ẹ̀sì rẹ orí rẹ kò pé o sì mọ́ tó ń sí àwọn ọmọ iṣẹ́ ìgbọ́dọ̀ jẹ́ ibi tó jẹ́ pé obè sóbè ni obìnrin sí obìnrin ni categories afákọrẹ ni ẹjọ́ bí ọkọ̀ obè kí n problem ọ̀bẹ̀ ṣe ní ìmọ́gbàbẹ̀ o náà ní takùlà káyẹ wa wípé ojúlọ́rọ̀ wa ah sọ pé ojúkọlọ́rọ̀ wa ìjọba ọdẹ àwọn ọgbà ẹlẹ́ ẹlẹ́ ò lè ṣe títí o àbó ọlọ́mọ tó fẹ́ kọ́ ṣe bí ń bàtẹ́ ẹ̀dà obè mọ́kùn ìlọ́fà in tọ́lọ̀ ń sọ fà ní pé ẹjọ́ bí ni o kọ́kọ́ àwọn obè kí lọ fẹ́ bojú sí lọ́dọ̀ àwọn obè ẹgbẹ́ rẹ̀ kúkúlẹ̀ ní bojú àwọn ọmọ tẹ́ ẹ̀kọ́ bẹ̀ tí èé sí ara àwọn ẹ̀yà tí ẹ̀ àwọn ló bojú fún kèé

ẹjẹ́ kẹ́lẹ̀ ẹ̀yọkùn fónà kọ́kọ̀ wà gbà àràntàwínà àwọn tí ó sì bójú lé ti ń kú yíò wọ́n ti kú láti oṣù mẹ́fà wọ́n ò bó kẹ́kẹ́ èsòjú lè kẹ́lẹ́ tó sílẹ̀ wọ́n tún síkùn lẹ̀ wọ́n sí ayà lẹ̀ wọ́n sí gbogbo ẹ̀lẹ́ ọkọ̀ ń pa wọ́n ìjọ orú rẹ̀ bá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ à nǹkan bí wọ́n mọ̀ sọ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́rin أن تكون المرأة في عملها أو أن تخرج المرأة إلى عملها ملتمسمة بالحداد الشرعي طبي بلو سي بي سي ọgbọ́dọ̀ múra ìmúra ń tọ́ lọ ń sọ pé kó bí ọmọ mú tí ọba ti fẹ́ jáde kúrò lólé obìnrin ilé láyé wọn ṣùgbọ́n bí fẹ́ bọ́ọ̀dẹ̀ kúrò lé gbogbo wa náà lájókúta wá kírù yíó àǹkàrá ní bẹ̀lẹ́ lọ́rùn ìyàwó ẹlòmíráyìí lẹ́ẹ̀sì ní bẹ̀rún ìrìnàmì tayibari red maid aṣọ yẹn dẹ̀rẹ̀ aṣọkún àṣí àgbọ́ ìsìláàmù yẹ ṣe bí nǹkan wa ní lọ́lọ́mbà ní ibò lásìrí yóò wọ ìjábùlé ṣe yóò bòjú yóò bọ̀wọ́ ibẹ̀ nìkan ní ìkìláàfù wa ṣùgbọ́n pé ó bí mùsùlùmí ìyàwó mi yọ ẹwà mọ́ pẹ̀gírí lọ́wọ́ ọlọ́rọ̀ sọ mẹ́fẹ́ من جلابيبهن يدلنا عليهم من جلابيبهن bọ́lọ̀n sí wílò ẹ̀yìn wọ́n fẹ́ sọ gbáyé dẹ̀lẹ́ àní ìbẹ̀nà lè sí nípìnlẹ̀ wọ̀n rẹ̀dí ẹwọ́ òkú ara kí mọ́ ní mi ò tí gbé kí mojú ó ti gbogbo ẹ̀ tí ẹ̀kọ́ ẹ̀kí máa ń wọ̀ pùpà ah, kí wá lókù tí mọ̀ mẹ́lẹ́ yìí ó ti ibò ìyàwó tèmi títí wá ń ta jà ní ọjà nǹkan bí ó ṣe máa múra lọ ah, ní báńkàmà ìyàwó tèmi bí ó ṣe máa múra lọ wọ́n mọ̀ ní ìgbà mẹ́ wọ́n gbà mbóbe àwambọ̀ ó di mẹ́rin ibi àdírò lónìí allá yóò adìyà àmàlùhá ìlà sáfàríyà bílà mahramin tí musulmi bá ti gbọ́yé àwọn ní fún ẹ̀tún wá sọ fẹ́lò mí ìmẹ́ ọ̀tọ̀bá tẹ́ takò pé ọbọ̀pọ̀lọ̀ ti ẹ̀mẹ́ àmú àbẹ́rẹ̀ tọ́lọ̀ ń ṣe ìlọ́rọ̀ iṣẹ́ tó bèèrè fẹ́ máa ṣe kò gbọ́dọ̀ sọ obìnrin dẹn tí ó máa travel láì ní jẹ́ pé eléwọ̀ rẹ̀ ọ tẹ̀lé <laughs> díá èmi ni ọmọ mú fún conference yẹn l'Abuja o bí mi ilé padà wálé o because eh, eh, after juma 3 ni wọ́n búkú flight wa sí eh, 3 la ń lọ mo ti gbàbẹ̀ lọ sábùjá o eh, ok ma wọ̀rí ẹbí eh, ẹjí ẹ̀ṣẹ̀ mùsùlùmí pé tí ìyàwó rẹ̀ bá kọlù rẹ̀ bá láti bí iṣẹ́ ah eh, baálé wa ọ̀gán kọ́stọ́ọ̀mù wọ́n ló ti wà rándì wọ́n ní ká mọ́ bọ̀ ah, eh, àntò ní ṣùgbọ́n nígbàtí wọ́n bẹ̀ẹ́ di bí 7:30 yọ́ kẹwàá táwà náà bá sọ̀rọ̀ lọ́fíìsì ẹ̀

tàlẹ́lẹ́wọ̀ rẹ̀ ó làwọn ọkùnrin tí wò lè fẹ́ kèésí tí wò lè fẹ́ rárá kèésí àwọn ọkùnrin tí wò lè fẹ́ lásìkò kan ọkùnrin tí ò lè fẹ́ obìnrin bàbá rẹ̀ àbúrò rẹ̀ lọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ lọ́kùnrin bàbá jọ ní bákanáà bàbá ọkọ rẹ̀ ọmọ tí ẹ̀ tó náà bí lọ́kùnrin àbá ọmọ ọkọ rẹ̀ yálà ọba yàwó lé ní ọgbàyàwó lé ní jẹ́mọ́ ẹmọ́ ewu bí islamu tó sàpẹ̀lẹ̀ àwọn obìnrin dé téèyàn bá fẹ́ obìnrin tó ti bímọ bìkan ó bímọ mẹ́ta mẹ́tẹ̀ta jóbe wọ́n wá jẹ́ èyí àgbà ọdún mẹ́jọ èyí tó tẹ̀lé ọmọ ọdún márùn-ún ìkéèké ọjọ́ ọmọ ọdún méjì àtàbọ̀ ó wá ní à tí mà fẹ́yìn ẹ́fẹ́ mi pẹ̀lú àmà ìní o torí mi ọmọ pọ̀lọ́ lè mú ilé ìwá bàbá wọn dákẹ́ lójijì ní o ọ̀sàgbọ̀n fẹ́ràn ọ wá fẹ́ wá lè ti ẹ̀nà àwọn ọjọ́ orí wọ́n sì kéré ni tí wọ́n bá ti dàgbà àwọn ọmọ obìnrin sí àwọn ọmọ ọkùnrin wọ́n gbọ́dọ̀ lùpọ̀mọ̀ wọ́n lè jọmọ gbéyàrá kódà tí wọ́n bá ti ń bojú àwọn ọmọ ọkùnrin wọ́n ò lè rí nítorí wípé àwọn ma lè mẹ́rin sọ tí ìsìlámù ọ̀bá tẹ́lọ bá ń sálàyé bí ọyọ yẹ kí nǹkan ṣe rí ah irú ilé iná gangan nígbà gbogbo wà láàrin bá wá dé wọ́n ni ṣe rí ọmọ náà lọ fẹ́ yọ ọmọ burúkú ọmọ burúkú o jẹmáà kò sí ó ń tọ̀ láyé àti nature wọ́n jọ mọ́ no wa min khawf Ah, ọba mi òsìn tó lè ṣeun at'amahum min ju'in pọ̀pọ̀ fún mẹ́rin at'amahum min ju'in wa amanu min khawf nígbà tọ̀bá di pọ́ntọ̀ rí star tẹbí mú débì kan fún ẹni ọwọ́ ẹwẹ́ tí wọ́n mọ̀ sọpá ọmọ ẹyọkan tó bí ìyá kẹsìlẹ̀ gbogbo àwọn èèyàn kẹsí mi ó kẹsí gbẹ́pọ̀ fún mọ́mọ̀ wọ́n ti fi ṣúgà sí o bí i kọlọ lẹ́nu ẹ̀ fi na sí náà àwọn ẹni alhamdulillah wọ́n ti ń wálẹ̀ para obìnrin travel àti kélé gbogbo wa ìyàwó ọ̀pọ̀lọpọ̀ wa ìyàwó lóòkú ẹwà nílùú àrùn ìbẹ̀ lálẹ́ yóò tún wá máa sọ fẹ́ni tí sọ rẹ̀ tí ń bẹ̀lẹ́gbẹ̀ ìyàwó rẹ̀ pé torí ipẹ́ ń lọ ló jẹ́ kí kọlọ ní wẹ̀zẹ́ o kẹ́ẹ̀lẹ́ tètè dé ní ìrọ̀lẹ́ travel láti inú ọjà agbági ẹmẹ́jì aṣọ bí tó ti ẹ̀jìnà ìlọ Kánò o nìkan ní ọ̀dà lọ yọ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta àbóbìnrin ti ẹ̀ múra fún rẹ̀ ìlọ China fún Dubai obìnrin ọgbọ́dọ̀ trafúbẹ àti kí ilé ìwọ̀rì ọwá pẹ̀lú rẹ̀ ẹni ìṣẹ́ tí ó gbòbìnrin travel ilé rẹ̀

oúnjẹ fóbìnrin látọwọ́ ọkọ ní gbogbo ìgbà ṣẹ́ṣẹ̀mọ̀ pé tọ́kọ́ bá fi ṣe bẹ́ẹ̀ náà dáadáa ló sì ló fi jẹ́ wípé sì. ọlọ́mọ fi rún alágbára kìí ẹni tó gbà náà wípé òun ó sì yàwó òun lọ rajà nǹkan ti rọ́ngi tó jẹ́rú àsìkò dáwà ẹ̀rẹ́ tẹ́rẹ àfẹ́fẹ́ wá ìlú lọ́mọ̀ fún mi pàdé já sọ láti lé ó sì mọ̀ pé kò tó rọrùn náà láti máa gbówó lọ ọkùnrin náà ìmìnà ní bọ̀ wọ́n owó gbígbé ìmìnà ní bọ̀ ọkà kọ́dà àti gba àwọn alábàágbù gan orin náà ma obìnrin ò gbọdọ̀ travel láìsí mahrum mẹ́ ẹnìkan ní ó bá bí mí ní ìbéèrè ní fúta ó ti lọ bí ló ti súnmọ́ báyá bí 19 years 18 years hmm, àwọn brothers kan àwọn kan náà ti sọ́rí náà ní OAU tàbí bómi káàkì pé báwọn sisters ṣe wá sí school láìsí márùn pẹ̀lú wọn pé kò jàzá so kí wá ní ẹ̀sẹ̀ sọ lórí ó ní kílẹ̀ ìwárú ah, fatiwa jáde náà ni pé kí àwọn sisters wọ́n máa withdraw kí wọ́n máa lọlé fatiwa dáadáa ni fatiwa yìí àwọn obìnrin tí bá men school wọ́n withdraw kí wọ́n máa lọlé wọ́n sẹ́ sí tẹ́lẹ̀ sọ́rọ̀ náà ẹgbẹ́ asọ̀bẹ́ káfún wọ́n wá sí skù kò sí márùn wọ́n fún wọn ní odidi àbúrò wọn ọkùnrin tó tún sátò sí tàbábúrò wọn àbẹ́gbẹ̀ wọn ọkùnrin tí ó wà àbídádì wọn gẹn tí wọ́n èparí sẹ́rí tó bá ti wá bẹ̀ṣẹ̀ tọ́ tẹ̀lé gbogbo ẹ̀yin ọkùnrin Elizabeth pẹ̀lú miniskirt tẹ́sì tọ́mọ̀ rìsífù ẹ̀kọ́ mo ní in tí ń nǹkan kékeré báyìí ẹ̀ẹ̀sì lọ́bẹ̀. Èyí tí sí wá ní pé ẹnu la fi ń sẹ̀sìn ọlọ́run kò sí rẹ́dínẹ́sì lẹ́mìíwá. Kò sí tó kó bá wa, àwọn tí wọ́n wà wájú tí ó ń darí ẹ̀sìn, ẹ̀sìn ti sú wọn. Nítorí pé àwọn ẹni ńlá ti ń bẹnú ẹ̀sìn wọ́n fẹ́ mú jí wọ́n fẹ́ ṣe gbogbo afẹ́fẹ́ yẹn òkàlùkù náà fẹ́ ṣe tí ìsìláàmù ọba wa sún wọn ṣe bá wọn obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lọ rẹ̀ kẹ́kọ̀ọ́ orí wọn lọ́yẹ kí dọ̀rúrò ti pin dọ̀rúrò ní o wọ́n sì dé padà báhùn ààrẹ gbọ́ mùsùlùmí wọ́n sì dìde bàbá imam báyìí mo fira nílẹ̀ ma fún ọba dẹ́dà ní 100 acres

private ní ìní dákọ̀ rẹ̀ kọmọ́dà bẹ́ẹ̀ pàǹkọ́ lówó wọn kì í sí ìsẹsí mùsùlùmí number two oníyú àìwà báyìí recently tẹ́sẹ̀ gbìjáde báyìí number two oníkàríwà oníyú àìwà kò sí lẹ́nẹ́sì nítorí wípé àwọn táwà ń wò bí aṣáájú ẹ̀sìn ti a àwọn náà fọwọ́ kọ ayé wọ́n wà mẹ́rí báyìí wípé a ṣe wá mọ̀ sí Islam náà tí ò lè ní ìtàmọ̀ fi jayé àdàgbà pẹ̀lú bàrí lè tí ò bá dẹ̀ gbọ́ bàrí kí bá ń sẹ sí ń dàjí ọlọ́sàánú sí kírù ìtẹ́mẹ̀gbẹ̀lẹ̀ wọ́n jàmáà àwọn alẹ́jẹ́rù mọ́sálásí báwọn tí a forí korí pé àwọn ní ẹ̀dí ayẹ̀ ní mọ́mọ̀ láàmà ṣe rú túnlẹ̀ ìgbọ́mù ó ti gbà lẹ́ta Eh, mo ti mọ́ sọ fún yóò àfá Saudi tí ẹ́ láwọn èmi ọmọ sí gbogbo tí mẹ́nu lẹ́tà yóò ṣùgbọ́n eh, èmi mọ́ jà fún ikípọ̀ gbogbo tí a mẹ́sàn tẹ́mi lọ́rọ̀ ṣùgbọ́n ó sàjà eh, báyìí máa mọ́ láti dímọ̀ tí ń bọ́ ẹmọ́ wà kírùn fún àmáhùn kẹ́ tó ti Saudi wa méjì o mẹ́rin náà làǹkí mọ́gíríbì wo sì jẹ márùn so ẹlẹ́ẹ̀kejì kò sì sí àyè alìkọ̀ ní mọ́sálásí ìmọ́ kò sí àyè alìkọ̀ èdè àbọ́n bàbá wa tí ẹ́ ń seun táà sì lálàárí wọn tí ẹ́ ti wà lìjẹ̀ náà orí àlàwà náà wà bí ó sì mọ̀ fọ́jú ẹ̀pọ̀ wa ọyẹ kó ti pín tipẹ́tipẹ́ dọ̀rúrọ̀ òpin o àwọn àlàwà mọ̀ wípé a ní ọ̀nà táǹtọ̀ ọ̀nà ló ti kún wa lọ́yẹ̀ o ètẹ́ kan wá bẹ̀tẹ́ ṣùgbé kìníṣì tẹ́ bá ti ń sọ dáadáa ọ̀hán ideology wá yàtọ̀ alùsúnlẹ̀ yíò ẹ̀lẹ̀ sálùsúnlẹ̀ nìkan ní bẹnu islamu ni ṣúfílàwà ẹ̀lẹ̀ mọ́ sọ ogun tẹ́ sọ ẹ̀dẹ̀ ń sọ pé kírókọrẹ̀ àwọn ní sáàdì tákẹ́ ẹ̀dẹ̀ ẹni tí a yà ní tí a wá ìrọ́sìlẹ̀ ó ti mọ̀ wípé tó ń bá ti ń sọ bá lójú àwọn èèyàn ẹwọ́ ọlọ́run ló kúkú méjì ọgbà mẹ́ ẹsá méjì àjámọ́ ẹsájì agbára wa mẹ́ra in tó fẹ́ gé nínú torí pé kò ní kẹkẹkẹn tó so mẹ́ tó jẹ́ pé tí wọ́n bá sí tó sọ wípé alájàpá lóòun tí ń travel ṣéhù ní hmm, tẹ́ẹ̀bá lè gbébó lórí tí ń bọ́ ìlò dìdí bó sọ gbọ́rùn ọdún lẹ́nu láyé ẹ̀rẹ̀ lásẹ́ntì òun fún ìrẹ̀ ni òun fún níwò ìwé sábà mọ̀rọ̀ káàkiri jẹmọ́ ẹ̀dùn gbogbo àwọn obìnrin tí ń rìn rìn ẹ̀bí ẹlẹ́rìn wípé ṣẹ́ ẹ lè sọ wípé báyé yìí ṣe ń lọ ì òun nìkan lòun fi ọ̀pọ̀lọpọ̀ ẹkàn ń wò wípé olóòlọ́ ni in tọ́lọ ń gbé sọ́rọ̀ rẹ̀ ní ọmọ mẹ́jọ ló bí méjì isi rí ní bí mẹ́rẹ̀ rí o a ní ẹka àwọn tó ti lówó lọ́nà àlàálì sí mọ́ lájọ́ wá àwọn tí ó rí lọ́nà àlàálì wà lé òtúsùn wọn torí á padì dọ̀wà bí tún ètò tẹ̀lé allá yàtàrọ tàbà aláàmàlì ha ìrìtìkáàbù máa sí yàtìn tó bèé bá wá fẹ́ ṣiṣẹ́ in tí ó mẹ́ jẹ́bìnú ọlọ́un iṣẹ́ yìí mú lọ́wọ́ o wọ́n níbi kíni مع السائق أو مع رئيس المكتب tó bí bá ń jáde lọ يو sẹ́yẹ yóò lọ yóò bọ̀ gbogbo ń tó lè mọ́ nìkan máa wà pẹ̀lọ pé ọlọ́kùn ọgbọ́rọ̀ sẹlẹ̀ mẹ́ o ìyàwó ti ẹni sẹ́kítírì ti ń gbé fáìlì ọ̀gọ́ sọ pé kó fáìlì wà báhùn nínú ọ́fíìsì tí ẹ̀ wọ́n wà mẹ́ báyìí ìwíkì lókú báyìí àrùn mọ́ parí gbogbo àwọn àkàtàntì ìníyàwó tí ẹ àrùn mọ́ parí gbogbo àwọn ọdítì wáyìí fún díẹ̀ yìí tó bá ń yá wa lọ́sẹ̀ tàfẹ́mù lẹ́nkọ̀lùkú wọ́n mọ̀ tó kámbí báyìí 9:30 o ó jọ mọ́ wà mẹ́ àbọ́ àtọ́kùnrin tí èsẹ̀ lẹ́tọ̀ rẹ̀ wọ́jọ wà ní ọkọ̀. jẹmọ́ ẹbí ẹlòmí ilẹ̀ tí èsẹ̀ mùsùlùmí tó bá ní lára èyí mùsùlùmí pé só o lè gbà kọ́kọ́ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ní kò sì lè mọ́ rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà kàn mú bí tó mú náà ni pé àti gbọ́sẹ̀ wà ní ibi ma ni ó ti balẹ̀ jù tó fẹ́yàwó kò rí ló bèé gan wa kápútà 90 ọya gbà fóònù mi ọgbà tí ẹ múrẹ́múrẹ́ gbogbo àwọn obìnrin tí mò ń gbé káàkì tẹ́lẹ̀ tí mọ̀ pé àṣíwọ̀ ní pàràgbélé máa dìlítì wọn fúnra rẹ̀ mo fún ọ̀rẹ̀wà kí mọ̀ náà dìlítì àwọn ńgbò ó sì dìlítì ẹ̀wọ̀ ọkùnrin tí eme dìlítì ti last one yẹn ah kí mọ́ dìlítì kíni àwọn relationship mi àti ẹ̀kì dàbí ẹbí ah pé ọ̀rọ̀ owó ọkùnrin àtọ́bí tí múra ibi ó ń kálukú ó ti dọgbé padà lọ́dí ara àwọn ẹnìkan sáà sọ́rọ̀ kìí kanára ah, ó ní ìsáàs gbogbo ẹrùn òfin lè sọ lágbà mo ti máa rí o wallahi in gorí obi olóbi ìbìnà sí ẹ̀mẹ́ yóò bá mọ́lẹ̀ bẹ̀tẹ̀ bá sọ̀rọ̀ lágbàjẹ́ sí gini sa èmi lè búra o èmi èsì sí náà láti gbà mo ti máa rí o ẹnà lágbà mo ti máa rí ọ̀dà fáìn gbogbo ọjọ́ tí ìṣẹ́kọ́ tó máa rí wọ́n sì bẹ́ẹ̀ fọ́mẹ́ màlímù ìpínú o a sì tẹ̀kọ́ dà kí lè mi àti ìfi ń dá sí àwàmù obìnrin kò gbọ́dọ̀ dáwà lẹ́lìwíyà pẹ̀lọ́kọ̀ọ́lọ́kọ̀ irú sí ó sì wọ́n ẹwọ́ sí ẹrí àwọn àfáà náà ó mú wọ́pọ̀ sí ẹrí ọ̀rọ̀ obìnrin you have to make your mind up kò mí ilé ṣọ́ra ní kí wá sọ fún àmà sọ́bìnrin yóò rí bẹ́ tẹ́ bá ti rí ìyàn tó jẹ́ pé kò síbi tí ò ti lè sí ohun rẹ̀ lẹ̀ ọ̀rọ̀ rí ọ̀dá ni ọjọ́júmọ́ ìtí síbi tọ́lùwọ̀ fẹ́ ni ó mi mẹ́fà ikọ̀ gbọ́dọ̀ sí bí iṣẹ́ tó bí fẹ́ ṣe in tí ó ti ṣubú kí ló ti ṣubú máa húwà àójábò àlẹ́yìhá in tó jẹ́ ọ̀rẹ́ yẹ jù lórí obìnrin ẹni iṣẹ́ tó bí bá fẹ́ ṣe iṣẹ́ yìí ò bí ọ̀rẹ́ yẹ jù lórí obìnrin kò bóò nílé obìnrin ò sí ní dáwòrò wàlìkìyàm bí ṣùúnì bá àlìhà wà àwòládìhà bóò lọ́kọ mi ò sí ní dídáradá ose sì náà máa mi ò sí ní dọmọ ọlọ́mà obè fífà oòrùn kan so bai pẹ́mì kẹ́mì pẹ́mì kẹ́mì ọmọ yẹ́ kọ́ ọ̀rá wà tí wọ́n lọ skú ẹ̀mà rẹ̀ ẹnu sẹ́ mọ́ wà gbogbo sẹ́ tó bí ọba ṣe tí ó wò ì jẹ́ obì rẹ̀ sínú ilé kọgbọ́rọ̀ sẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ibẹ̀ yẹn lọ́kọ wọn ti dó ń zìnà ọ̀pọ̀lọpọ̀ obìnrin níbẹ̀ lọ́kọ́ ti dára àdá ibẹ̀ lọ́mọ́ ti di ẹn tí mú gbó ilá fi ń sọ gbogbo tó lọ ń bá lábọ̀wà lọ́rùn tí èyàn bẹ́ẹ̀ fi ilẹ̀ tó wá nítorí ọlọ́run tó fi sí ilẹ̀ tó nífẹ̀ẹ́ sí ọlọ́njọ́ lọ́lọ́ ọlọ́run àmójútó nǹkan wa anzir ashirataka al wọ́n ni mójútó yàwó rẹ̀ àmà rẹ̀ irú ẹ̀sìn wánù ìyàwó tí ẹ ọmọ tí ẹ olóòfin ẹlẹ́fọ̀ náà ọwárin ìkì olóòrùn sí wá sí ìkì ìrùn sí mọ́sálásí káàkì ó dè padà ọmọ ti dà gbogbo ó dè padà yóò ti dáṣẹ́wó àbábù sọmẹ́tì ní ìmìjú rẹ̀ jù bá ń lọ kọlọmọjọ́ rẹ̀ ọ̀dárùn kó sì bá ń sẹ́lẹ̀sọ olóorí

tí a sáfìyànjú ọ̀rọ̀ nígbà náà lọ. in ta ń sọ fún wa táa bá ti kú lórí tọ́lọ̀ àtàlóbí wí ẹ má gbé nǹkan tó bá ti bẹ̀ jáde tí ọ̀tí alọ́rọ̀ ẹ má gbé lórí ọlọ́run mistake gbogbo tí ọlọ́run ní ọ̀sẹ̀lẹ̀ náà ló pẹ̀lẹ̀ sẹlẹ̀ ọlọ́run gan ló fi ọ̀sẹ̀lẹ̀ ló fi sọ àdá àtẹ̀ntírìnkì pọ̀rọ̀kọ̀rọ̀ nù àwọn ọ̀dọ̀wà bìtì àwọn òṣùlù àǹkọ̀wáyìí àwọn gbogbo tó aṣọ ìpátá tó bèé bá rí pọ́ ń fírí bẹ́ òun lówó tí ó mọ̀ rí níbi pé ń ṣiṣẹ́ òní ó sì láǹfààní o yàtọ̀ sí wípé bóbèé bá tó rí gbogbo ẹ̀kójọ náà kò fírí níbi àdánwò ti sẹ́mà kílẹ̀ rí wa wàhádìí ta'ala anúhùmá wa àrùbáhùmá hindu tí tùrùtù báyìí èèyàn takọtakọ ni ó fẹ́ máa sọ kọ̀ wà só lọ́wẹ́ ọwà kọ̀rí sọ́dọ̀ Umar ibn Khattab mọ́rún ní ẹ̀ mo fẹ́ máa sọ ìsì lówó ẹ̀wà yá mi lówó Umaru náà lówó owó tó tún lè wà àfitábàwó Baitul Malil Muslimin CBI Central Bank of Islam àwọn CBM Central Bank of Medina ọdá bẹ́ wọ́n ah, sáwò bí ọ̀rọ̀ fẹ́ yá òní Umaru sáyà ní 4,000 dirham obìnrin bá kówó ó di Biladu Kelvin ọ̀dọ̀ wọn bà ní Kelvin nítòsí Súríà تبيع وتشتري تشتري وتبيع انت ارى انت ارى انت ارى nígbà tí ó padà sí Mẹ́dínà ó rí wípé owó ti jánú gbogbo nǹkan tó padà ń kó bọ̀ ìṣtakàtìlì wàdíà tí ó bá ní olówó ó ṣe ṣìká ọba bọ́ sí kọsàárọ̀ 4,000 dirham yìí tipatipa ní èrí 200 dirham sàjọmọ́ tó bá kí gbàjarì wà bá umaru mọ́rù kí mọ́ bẹ́ sí báyìí sànú mi umaru ní law kana mali lataraktuhu walakinahu malu li muslimin ọ wà bó sì sán ni o tó bá jówó tèmi mọ́lébọ́ ṣùgbówó ilé owó gbogbo àwọn tání o gbogbo àwọn mùsùlùmí fine lótìtọ́ tó bá jẹ́ pé aṣìlù kó bí ọmọ ṣiṣẹ́ ni umaru ni ya wà hádí asma bíntu abi bakirin asma ma bakir gẹ́gẹ́ kan tajiru fil ǹtọ́r lọ́fíndà ni máa ta tẹ̀tẹ̀orídù ha minal yamen láti yamen o ní ti ma importu ẹwa sí medina fún matẹ̀bí'u ha alálẹ̀ ìtọ́rí ìlà ajalin musamman yóò ṣẹ̀ṣẹ̀ wà máa tà fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó tà fáwọn èèyàn ẹn tí ó fún lóṣù méjì kó fi dó padà olóṣù kan lóṣù mẹ́ta mẹ́rin kó kàrù kó fi dá padà kò sáburú mẹ́ gbogbo àwọn májẹ̀mú yìí tó ti ń pé ó ní gbogbo nǹkan tá bá wọ́n fẹ́ fi kàntà rẹ̀ Florence wọ́n ní fẹ́ fi kàntà tó sì ti ń sàwà mùsùlùmí tipẹ́tipẹ́ a lò gbogbo láti máa dáa lè títítítítítí ìrọ́bà máa ta nígbà bá fẹ́ dìde sí ẹ̀yìn tí ẹ̀mọ̀ pé òdòdó lẹ́lẹ́lẹ́lẹ́ wọ́n bí ní April 20 1810 ó ní 1920 sorry wọ́n bí ní April 10 1820 ó ní 1910 90 years ago 1820 to 1910 Florence àwọn tí a bá ní wọ́n máa sọ̀rọ̀ ń pa táà ní mọ̀mọ̀rínlú àkọ́kọ́ ní gbogbo àgbáyé lẹ́nìí mẹ́sì àkọ́kọ́ Florence ni wọ́n máa dákọ̀ọ́ ó ń sì kọ́ èèyàn wáyé ti ẹ̀ ní ìsìn gbogbo wíwáyé rẹ̀ kò tí ìwọ só ti wọ tí ọ̀rẹ́ yìí àsìrí kèwọ́ ẹni kẹtì wọ́n wáyé ti 1000 plus rufáídà ó ní àkọ́kọ́ ń tàn Ànábì wá nífẹ̀ẹ́ obìnrin pípọ̀ nítorí pé ó ṣe hídímọ́ fún ẹ̀sìn Ọlọ́run ara àwọn ẹsẹ́ táwọn obìnrin máa ṣe tí ó sì máa fún ní wọ́n mẹ́ ń tẹ̀ láwọn ọkùnrin lọ sógun láti gbọ́njẹ wọ́n ní kitchen látàrí ìsàsílám bákanáà kọ́ímà wọ́n tẹ́ntì litamrid ilmardo waljarha àwọn tí ọgbẹ́ bá bá tí ń jàkúrò wọ́n máa tọ́jú wọn bẹ̀ ọbí ọmọ tọ́jú wọn ọbí ọmọ tọ́jú wọ́n bẹ̀ wọ́n ma dúó lẹ́yìn ogun wọ́n ma pariwo wọ́n ma yin àwọn ọkùnrin láti máa mú orí oúnkàlùkú wú sí ọkọ̀ mi bí ọba gbà bẹ́ẹ̀ jẹ́ apẹ́ta níjẹ náà kí ní bẹ̀láyọ̀ náà ah, tí mo kúnlẹ̀ ni gbogbo àwọn nǹkan yìí a rí pẹ̀lú àwọn kí wá sí pẹ́ nìkan ọkàn bọ́ọ̀dì tí à ní ọba máa kàtí láyá nàbí gan asára wọn bákan náà a sì rí àwọn obìnrin tó jẹ́ wípé ibi wọn ti ń ṣiṣẹ́ abẹ́ ọkọ wọn náà ni ọkọ wọn jágbẹ̀ àwọn jẹ́ ẹni tí ń kún lọ́wọ́ lórí iṣẹ́ àgbẹ̀ láyé ni ó mú ṣiṣẹ́ ìpìlẹ̀ ní kóbi ọwà nílé tí ó bà wá àwọn mẹ́jẹ̀mú ọgbọ̀rọ̀ mẹ́pẹ̀ gbogbo bẹ̀

ẹwọ bá ìyàwó ṣe ń kírùn dìsìn ẹwà sọ tí wọ́n fi ń kírùn aṣọ tí wọ́n bá rí gan tí ò túbalẹ̀ obìnrin wọ́n wá mọ́sálásí báyìí tí ó sì wọ ṣòkòtò wá obìnrin fi mísìkẹ̀dì kírùn ni ó sì fi ankachifu gan ní kèèṣe o ní èsì máa kírùn ọba dẹ́dà kò sì kọrún lẹ̀ ṣùgbọ́n dákùn láwọn àfáà fi sọ pé gbogbo ẹn tí bá máa dúó láàrin méjì tí a burú jù ẹwọ ni àtà òsáàsì ẹjẹ́ ṣe sùúrù sáwọn ilé ìtì ẹn ọ̀rọ̀ Nàìjíríà ti kọ́ ṣẹ́dà aláwọ̀ àgbẹ́dàjọ́ obìnrin kìnnù yóò gbúra rẹ̀ yóò gbẹ́dàjọ́ lórí obìnrin mùsùlùmí ilẹ̀ Yorùbá tàbí àṣẹ́kùnmẹ̀ tí è mọ́ ah, yìí bẹ́ẹ̀lá ọpọlọ ọmọ nínú àdàní kan sí rẹ̀ gbogbo eléyìí ká fi jẹ́ kó yí àwọn ìyàwó wa kí ìyàwó wa náà kí wọ́n gbọ́ lágbọ̀yé kájọ wá jọjọ sí kájọjọ sọ́n ọba dẹ́dà mọ́fúnlẹ̀ mọ́ wáwó mọ́jìkárò ní wáwó wọ́n rà ní kẹsì rẹ̀ jíárí ayé jíárí gbé láti fi sẹ̀sìn Ọlọ́run Ọba Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأمجده وأشكر نعمه ظهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للخلق كلهم قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد أمة الإسلام قد جعل الله سبحانه وتعالى النساء شقائق الرجال وكذلك أوصل صلى الله عليه وسلم بهن وأن نحسن إليهن لأننا أخذناهن بأمان وبكلمة, وبكلمة الله أحللنا فروجهن لذلك لهن حق في العمل كما للرجال حق في العمل ولكن الأصل فيهن أن يقررن في بيوتهن هذا هو الأصل أما إن احتاجت المرأة إلى العمل فقد وضع لها هذا الدين الحنيف ضوابط وأصولا وقواعد تساعدها وتساعد حياتها وتساعد بيتها حتى لا يفوتها خير الدنيا والآخرة أمة الإسلام لا بد أن تكون المرأة محتاجة إلى العمل من توفير الأموال اللازمة لها والضابط الثاني أن يكون هذا العمل مناسبا لطبيعة المرأة والضابط الثالث أن يكون هذا العمل في مجال نسائي خالص لا اختلاط فيه مع الرجال الأجانب أنها والضابط الرابع أن تخرج المرأة إلى هذا العمل ملتزمة بالحجاب الشرعي والضابط الخامس ألا يعدي عملها إلى سفرها بلا محرم والضابط السادس ألا يترتب على هذا العمل ارتكاب معصية كالخلوة مع السائق أو مع رجل آخر أجنبي أو وضع الطيب على جسدها بحيث يشمها رجل أجنبي والضابط السابع ألا يسقط هذا العمل ما هو أوجب عليها من رعاية بيتها والقيام بشؤون أولادها وبعلها فإذا توفرت هذه الشروط وهذه الضوابط وهذه الأصول جاز للمرأة أن تخرج للعمل بعد كونها محتاجة إما لفقر بعلها أو لفقره أو لشيء آخر من الهاهات والآفات فنسأل الله تعالى أن يعفو عنا جميعا بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الذكر الأقيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده المصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام وقد رأينا بعض النسوة يعملنا في عهد النبوة من أمثال هؤلاء النسوة هند بنت أتبة هي استقرضت من بيت مال المسلمين العادي عمر بن الخطاب رضي الله تعالى نرضاه أربعة آلاف درهم فكانت تشتري وتبيع من بلاد كلاب ثم اشتكت الوضيعة إلى أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه فقال لها إنه لو كان مالي لتركته ولكنه مال المسلمين أمتنا من أمثلها أولي النسوة أسماء بنت أبي بكر هي تتاجر في العطور تستوردها من اليمن المدينة وتبيع إلى أجل مسمى على العطار وكذلك من أمثال أولى رفيدة هي الممرضة الأولى في هذا الدين الحنيف والرفيدة رفيدة هي امرأة صالحة من الأسلمية لها خيمة ضربت لها في مسجد رسول الله صلى الله عليه وسلم تمرض فيها الجرحى والمرضى رضي الله تعالى عنها وأرضاها والمرأة في الرسول صلى الله عليه وسلم تساعد بعضهن بعولتهن في المزارع وفي بعض الأعمال وهذه أم, المؤمن أم المؤمنون أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها الصديقة بنت الصديق كانت تعمل في الغزل في بيتها وهي تقول دائما نعم إلى عمل المرأة الغزل في بيتها فنسأل الله تعالى أن يعيننا وإياكم وأن يساعدنا على رعاية نسائنا وأن يصلح أحوالنا وأحوال نسائنا جميعا وأن يجعلهن من المسلمات المؤمنات القانتات الصالحات الخاشعات بعون منه وبكرم من فنسأل سبحانه وتعالى يجن وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا انتكر لبارك المستضعفين من المؤمنين والمدى في كل مكان وانصر المجاد في سبيلك حقا في سائر الأوقات اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا كلنا مؤيدا ونصيرا ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكاته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المسدود القائل في مقلة سيئة الثابتة من صلى علي مرة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خطب الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وسلم وسلم تسليما كثيرا します。う